program wa tí kọjá. you will remember that last week that we were going on with the story of a deceitful man. aláìṣòótọ́ kan. a deceitful man. eléke kan. a deceitful man. tó ní ọ̀rẹ́ alárekereke kan. and the one that had got a friend that was full with hypocrisy. tí ó ń kíkọ́ láti bá àbúrò rẹ̀ dàpọ̀. and the one that was pretending to have to make love to his sister. a ó bẹ̀ sí kàá to kà ní Yorùbá nígbà tí a ó kà á lédè Ìgbò. We are going to read the passage again in Yoruba and in English language. Ẹ ti sọ́kọ̀ gan o. Please, I want you to concentrate on this uh, story. Ẹ má gbàgbé wípé ọkùnrin olóòótọ́ àdúrà ń jìnnì rẹ̀ láàrin yín. Do not forget that we are trying to describe to you that fruitful man. Èyí ni Jésù Kristi ọmọ náà. And that is not Christ the Saviour, the Son of God. Ẹni tí ó fi bí ẹbí ẹbí rẹ̀ and the one that put before the family of peace. Tí ó súnmọ́. The one that is so near him. Tí ó rìn ní ọ̀nà tí ó rìn. And the one that uh, was calculating his ways. Ó Joseph Alala. Was Joseph the dreamer. It's upon him to get the growth to tara ya. He upon you how he was able to reflect his own truth. Kí àlàyé rẹ̀ bá ṣẹ. So that his good glory could be fulfilled in his life. Gbogbo olóòótọ́ yóò máa ná àlàyé. All the truthful people they continue to have good dreams. Ọlọ́run yóò máa sọ ọjọ́ iwájú fún. And the Lord shall continue to tell them the, their future. Ayé lè ní lórí wo ni àlá rẹ̀ yóò ti ṣẹ. And the principality of darkness and the whole world be said that where can suffering be fulfilled. Ṣùgbọ́n tí ó bá dúró lórí ètùtà. But if he standing firm on the truth of the Lord. Bí Ọlọ́run bá pẹ̀lú rẹ̀. And if the Lord shall accompany him. Bí ó bá wà nínú Ọlọ́run. And he shall be in God. Gbé ta ìdarí Ọlọ́run. If you can get the directive of God Almighty. Gbé pé ogún ọdún àlábà yóò sọ. Even in twenty years time something will surely be fulfilled in his life. Mo bá yín sọ̀rọ̀ ní ọmọ náà. I am talking to you all you children of God. Lóbi àmì fi ọdún yìí jẹ́ ọ̀rẹ́ wọn sọ. So that you shall use this year as the beginning of truth in your life. Ẹ fi oṣù yìí bẹ̀rẹ̀ púpọ̀ ọ̀fọ̀. This time as the Lord that you shall begin begin to say the truth. Ẹ wá òtítọ́ mi. And make sure you know for the truth yóò wo ilé ibi tí ọlọ́run ti lànà fún yín. and you shall take you to the very road that the Lord has paid for you. ẹ fẹ́ wo ọkùnrin aláìṣòótọ́ yìí. let go and see this hypocritical man. nínú ìwé samuel kejì. the second samuel. orí kẹtàlá. chapter thirteen. ẹ̀jẹ̀ àtúbọ̀ ìtọ́jú ẹ̀ nípa rẹ̀ láti ẹsẹ̀ kìíní. let's hear more story about him from verse one. wọ́n ti ṣe lẹ́yìn yìí. àwọn ọmọ ọmọ gbọ́dọ̀ ní ọkùnrin kan tí ó ṣe ara wà orúkọ ìyá ti máa jẹ́ tọ́márì àábọ̀nì ọmọ lọ́kìnrin sẹ́ni sì fẹ́ràn rẹ̀ àábọ̀nì sì bá ń jẹ́ títí ó fi ṣe àyè nítorí tọ́márì àbúrò rẹ̀ obìnrin hmm. nítorí tó wọ́n rí ayé ó sì ṣe ojú ọ̀ṣọ́ ní ojú ọmọ́nì láti bá a ṣe ìkọ̀kọ̀ mọ́kànlá inú ọ̀rẹ́ kan orúkọ ìyá ti máa jẹ́ jọ́lájáàbì ọmọ sílẹ̀ ẹ̀gbọ́n dábìlì nígbà tó èmi ò sì jẹ́rí ọlọ́run dábìlì tí kò sí kọ́márì yìí lè pé lọ fi dáwọ́lì ẹ̀gbọ́n rẹ̀ kí èsì ṣe tí ó jẹ fún kọ́márì sì lọ fi dáwọ́lì ẹ̀gbọ́n rẹ̀ ó sì ń bẹ ìbílẹ̀ kọ́márì sì mú ìyẹ̀fun ó sì pé ó sì fi ṣe àkàrí ojú rẹ̀ ó sì gbé àpò náà ó sì ní àwọn náà ó sì dá sínú àwọn òmíràn níwájú rẹ̀ ìgbọ́kọ̀ láti jẹ àwọn sì pé jẹ́ kí gbogbo ọkùnrin jáde ọkùnrin tí òun náà rẹ̀ àwọn ìsìn fún ọgbọ́n máa ń pè yẹ náà wá sí yàrá èyí ò sì jẹ lọ́wọ́ rẹ̀ ọmọ ìsìn fún ọ̀pọ̀ tí ó ṣe ọkùnrin tí wọ́n mọ̀lẹ̀ ọgbọ́n rẹ̀ ní ìyẹ̀wò nígbà tó ti fún wọn láti fi oúnjẹ fún ó sì fún mú orúkọ pé wọ́n fi sílẹ̀ sí àbúrò mi ó sì gba ọlọ́run pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mi má ṣe tẹ́ mi nítorí pé kò tọ́jú àti ìwà mùsùlùmí àti èmi tí mo lè lọ́gbà ìtìjú mi lọ mi ẹ̀gbọ́n rẹ bá bá ọṣọ tàbí lọ́wọ́ sì jókòó ó fi kan sí ọmọ rẹ̀ lọ́wọ́ sì jókòó yìí ǹjẹ́ ilé ẹ̀kọ́ ìwé dára. And it came to pass after this that Absalom the son of David had a fair sister whose name was Tamar, and Ammon the son of David loved her. And Ammon was so vexed that he thought for she was a virgin. And Ammon suddenly asked for him to do anything to her. But Ammon had a friend whose name was Jonadab, the son of Shimea, David's brother, and Jonadab was a very something man. And he said unto him, Why art thou, vindictive son, live from day to day? Will thou not tell me? And Ammon said unto him, I love Tamar, my brother Absalom's sister. And Jonadab said unto him, Lay thee now on thy bed, and make thyself sick. And when the father cometh to see me, say unto him, I pray thee, let my sister Sarah come and give me meat, and dress the meat in my sight, that I may see it and eat it at her eye. So Abba lay down and made himself sick. And when the king was come to see him, Abba said unto the king, I pray thee, let of my sisters come and make me a couple of cakes in my sight, that I may eat at her hand. Then David sent home to Cana, saying, Go now to thy brother Amos' house and dress him meat. So Tamar went to her brother Amos' house, and he and he was laid down. And she took flour and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes and she took a pan and poured them out before him, but he refused to eat. And Aaron said, Have out all men from me. And they went out every man from him. And Aaron said unto Tamar, Bring the meat into the chamber, that I may eat of thy hand. And Tamar took the cake, and she that which she had made, and brought them into the chamber to Ammon her brother and when she had broken unto him to eat, he took hold of her and said unto her, Come lie with me, my sister. And she answered him, Nay, my brother, do not force me, for no such thing ought to be done in Israel. Do not thou, do not thou this body. And I, neither shall I cause my shame to go and as for thee, thou shalt be as one of the fools in Israel. Now therefore, I pray thee, speak unto the king, for he will not withhold me from thee. Howbeit, he will not hearken unto her voice, but be stronger than she, fast her, and lay with her. Then Ammon hated her exceedingly, so that the hatred wherewith he hated her was greater than the law wherewith he had loved her. And Ammon said unto her, Arise, be gone. And she said unto him, There is no cause. This evil in sending me away is greater than the other that God gives unto me, full on earth. Then he called his servant that ministered unto him and said, Put not this woman out from me, and burn the door after her. And she had a garment of velvet colors upon her, for we saw those were the king's daughters that were dead in apparel. When the servant brought her out and bolted the door unto her. And servant put her shoes on her head and went her garment the the colors that was on her and laid her hand on her head and went on crying. And Absalom her brother said unto her, And among the brothers be with thee, but hold thou thy peace, my sister, he is thy brother, regard not this. So Tamar remained desolate in her brother Absalom, Absalom's house tí a ṣàkíyèsí àwọn tí ó wà nílé. if your travelers know things that are here. a ń lo ìhà méjì àti ipa méjì tí ayé tí a wà nínú ẹ̀yìn wà. you will realize that these are the two sides or the two parts that the world which are we divided into. èyí tí ó bá yà sí ń bẹ̀ òun máa ronú sí so I want you to be thinking within yourself whichever side that you want to go obìnrin aya kọ́sárì. The woman, the wife of Papa. Ó ní tí arẹwà ọkùnrin kan tí a pè ní Joseph tí ó dùbúlẹ̀ tí ó. She was insisting that one handsome man called Joseph should lie with her. Bí wọ́n kì í tilẹ̀ ṣe ara ilé. Although they were not relatives. Bí wọ́n kì í tilẹ̀ ṣe ara orílẹ̀-èdè kan náà. Although they did not the same country. ṣùgbọ́n ní ọ̀rọ̀ ọ̀yà ní tó kù láti ọ̀. but she was insisting that he was composed with and just he should lie with her. olóòótọ́ wípé. and the people man said. òun lè ṣe. that he cannot do such a thing. olóòótọ́ wípé. the people man said. òun ní lè ìwà búburú yìí kó ń dẹ̀sẹ̀ sí ọlọ́run. that he will not be able to commit such atrocity and then sin against God. Ọkùnrin tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. And the man that we're talking about. Tí ẹ ò bá gbàgbé. If you do not forget. Ẹ wí ló pẹ̀lú ní aṣọ alárabàrà kan. You will remember that this man consciously had a colourful coat. Ṣùgbọ́n kì í ṣe òun ló fa aṣọ ara rẹ̀ ya. But he did not tear his own garment. Kò fa aṣọ ara rẹ̀ ya. He did not tear his own garment by himself. Nítorí kò ṣubú sínú ìdánwò náà. Because he did not fall into that temptation. Àwọn arákùnrin rẹ̀ ló fa aṣọ aláràbarà rẹ̀ ya. But his brethren dey fall the colourful garment. Nígbà tí a kọ́kọ́ sí ọ̀dọ̀ alárékérekè yìí. And when we go to this hypocritical man. Ọkùnrin yìí jẹ́ aláìṣòótá. This man was a deceitful man. Ọkùnrin yìí jẹ́ olójúkòkòrò. And this man was a covetous man. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó kún ní ọ̀rẹ́ àìṣòótá. And also this man had got a friend and is also a deceitful man. Kò rí ẹni tí ẹni tí ó bá lò pọ̀ ní Ísírẹ́lì. And he could not get anybody in Israel to like him. Àfi àbúrò rẹ̀ gan ọmọ bàbá kan lọ. Except his own sister of the same father. Òun gangan ni ojúkòkòrò rẹ̀ mú ara rẹ̀. And this one is covetousness at been level to catch. Ó wá bẹ̀rẹ̀ sí ronú nípa ẹ̀. And then he started to think within himself. Ó wá bẹ̀rẹ̀ sí rú. And he started to go in. Ìwọ náà mọ ọ̀nà àrékèrèké tí o ti gbà. You know all your hypocritical ways that you are taking. Àwọn ọgbọ́n tí Ọlọ́run kò lọ́wọ́ sí ló ti dá. And you know all the funny things that you have done that the Lord has never supported you in. Àti ohun èṣù bàbá rẹ̀ kéèké ń bá ọ̀rọ̀ lójoojúmọ́. you know what satan the father of all lies is for his dream for you. ó lè wá léwu fún ọ láti kẹ́kẹ́ àwọn alárèkérekè. and it's a very dangerous thing for you to go in the company of the people that are filled with prophecy. ìtọ́jú èmi ìyá búburú rẹ kí o tó wọnú ẹgbẹ́ àwọn alárèkérekè. and you ask few evil things in your hand before you were initiated into the company of the evil doers. Ṣùgbọ́n nígbà tí o wọnú ẹgbẹ́ àwọn alárekérekè. But when you were initiated into the company of the people that are hypocritical. Ìwà búburú rẹ bẹ̀rẹ̀ sí pọ̀ sí. Then your evil doing your evil deeds continue to multiply. Kí ọlọ́dẹ pẹ̀lú jẹ. Let me not deceive you. Ẹgbẹ́ búburú bá ìwà rere jẹ. Just know that evil communication corrupt manners. Àwọn wo ló ń bẹ̀rẹ̀ lónìí? Who are the people that you are working with today? Àwọn wo ló ń lọ sọ̀rọ̀ tán lónìí? people that you are working with today? Ẹ ké sara ní ẹ̀yà ọmọ Ọlọ́run. Very much for all you children of God. Ọkùnrin yìí bẹ̀ sí ní ọgbà rẹ̀ kéreké. This man said to use by the hypocritical ways. Ó lè ń ṣàìsàn. And he said that he was sick. Tòótọ́ kò ṣàìsàn ara. It is true that he was not sick physically. Ṣùgbọ́n ẹ̀sẹ̀ mi kọlù. But every know that spiritually he is definitely sick. Ìwọ òòṣà àìsàn nínú atara báyìí. You know that you are not sick physically. Ṣùgbọ́n bí o bá ní aláàrẹ lérèké. But if you are filled with hypocrisies. Tí o bá ní aláìṣèétá. If you are not truthful. Olórí aláìsàn ni ọ. Just know that you are a very sickly person. Òtítọ́ ló ń rìn. It is true that you are working. Ṣùgbọ́n ìpinnu wíwú ni wíwú ni ló wà. that you are lying Orí bẹ́ẹ̀ni ló wà. You are on a sick bed. Ìwọ alárèkérekè. Bí o yàtà bí ìwé pọ́pẹ́sì. Ìwọ alárìṣòótọ́. Yàtà lọ́dúnrún. Ìwọ olójúkòkòrò. Yàtà connections. Ìwọ tó sọ̀rọ̀ fún láti bí òun rẹ̀ jáde. Ìwọ tó kọ̀ yín tó ọ́pẹ́ ẹni kú mi náà. Ìwọ oníṣàkúfà. Bí o yàtà lọ. Ó ń ṣe àìsàn. You are Àìsàn lọ́nà kan. And you are you are having many sicknesses. Ọkùnrin yìí wípé. This man was saying. Àìsàn ń ṣe òun. That he was sick. Wọ́n rẹ̀ sí bàbá rẹ̀ dání. His father was sent for. Dábìlì náà wá wò ó. to see him. Ó rí wípé bí ó ti ń ṣe yóò láti jẹ́ ká ìsàn yìí wà ní And he pretended to the point that the father was convinced that he was seriously sick. Ìkíní ooru. The first thing was that he was losing weight. Ìkejì kò jẹun. And the second thing was that he refused to eat. Bàbá rẹ̀ wá ní ọgbọ́n wo la máa dá báyìí? And then the father In fact, from here, tell them what you wanted him to do. Ó láwọn obìnrin tí wọ́n wá jẹ fún mi bí wọn wá jẹ tó dára. And then he reported that all the people that were ministering to him to cook for him, they were not doing the cooking very well. Tí o bá lè rẹ̀ jẹ́ ní Sámárì. And then he said that if only you can send my sister Tama. Ẹ̀yin náà lọ pé kó ti dá àtọ́lọ́mọ oúnjẹ wá tó. That as beautiful as she is, she so full of she so full of beauty and so she knows how to cook also. Mo rò pé ojú ọba wa máa ń lè fẹnu tán wò. And she said that maybe if she can prepare the food be because of uh, of this issue he, he will be able to eat. alárèkérekè ṣàrékérekè kí tó fi tan bàbá rẹ̀ jẹ. and the one that was filled with prophecy was so was able to deceive to the point that he was able even to deceive the father. bí o bá ti fi aláìsàn tán. if you are an untruthful person. ó lè tan bàbá rẹ̀ you can deceive your father too. bí o bá ní aláìsàn tán. if you are an untruthful person. ó lè tan ọlọ́run pàápàá. you can even deceive God. ṣùgbọ́n yóò yọ ọ́ lẹ̀ fún ọ. but just know that you are going to get the reward sí àwáwí. Arẹwà ọmọ yìí wá. This beautiful girl came. Ó ní bá òṣè oúnjẹ. And the man that the girl should prepare food for Ó ṣe oúnjẹ tán. And she prepared the food and finished it. Inú yàrá nìkan ti láti fún. He said that the, the food should be taken Gbogbo ìdí àgbẹ̀ nígbà irin tébù yẹn ó fi gbogbo yẹn lọ. And she said that he could come to the dining table. Nígbà wọn ọkùnrin gbogbo jáde lọ́dọ̀ ọ̀hún. And he said that all men around the house should go out of the bedroom. Lẹ́ni tára rẹ̀ yá. The one that was so sickly. Ọwọ́ níbi ọmọbìnrin yẹn ló ti lẹ̀kọ̀. And then he he told the woman to close the door. Ló bá lè jẹ ẹ̀yìn náà. So that he will be able to eat this food. Àwọn ọmọ nígbà kì í ṣe oúnjẹ lásán ló fẹ́ jẹ. Then you know that this man was an ordinary food that this man wanted to take. Oúnjẹ ọ̀ràn ló fẹ́ jẹ. He wanted to take a very dangerous fool. Alárèékérekè yóò tó di àrà lọ́jọ́ kan. And a political man is going to surely take dangerous food one day. Náà ronú ara rẹ bí wọ́n ti sọ̀rọ̀ yìí. Be yourself even as I'm talking. Náà fi ọ̀rọ̀ yìí bí ara rẹ. And I want you to use this message as a standard to weigh yourself. Ó ní kò pọ̀ ọ̀gá náà sí wá. And put the faith in the pan. Ó ní kò súnmọ́. And uh, she asked me how to draw nearer. Ó ní kò fọwọ́ rẹ̀ fi sí ìlú lẹ́nu that he should use her hand to put the food in his mouth. Báwo ni àbúrò aṣọ á máa ṣe èyí ìdílé tó bá ń lọ ní àmì oúnjẹ? Now, how can a sister be dirty when she was asked to feed her brother? Bí obìnrin súnmọ́. Just as she was getting nearer. Ó ní bí òun fẹ́ bí òun ní mo sí bẹ́ẹ̀ bí. And she said, either you like it or not, lie on this bed. Bọ̀dá kí ló mọ nínú oúnjẹ tí mò ń fún ọ? from the bed. Ó ní I have to come and give you. Ó ní wọ̀tá ló gbà I said that please asking you to question. Ó ní pé tí ó gba àwọn ọmọ rẹ̀ sílẹ̀. And then he got up and kept the fan away from her. Ó And then he wrestled with her until he was able to conquer her. Ó bá straight And then she lied with uh, lie with her. Ebi wọn dúdú And the most painful thing is. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ṣe pọ̀ fún. Immediately she finish the. Ẹ̀mí orí àti ó lágbára pé sáà ni wọn. There is 在飞。 in their midst. ọmọbìnrin yẹn wá dàbí ìjà níwájú ẹ. and that woman was just like pieces in front of him. olórí mi. and then he asked her to get up in front of him. just go along with with with with your problem. èmi ló èmi ló tún sọ èyí sí. I am not the one that's addressing this way. èmi ló sọ ní orí ìdílé sẹ́ẹ̀lì. me that can make a shameful object in the land of Israel. ó kí àwọn ọmọ náà ń lé gbọ́dọ̀ tó ti yàtọ̀. and then instructed the servants to push her out and close the door. ẹ̀yin ọmọ ọlọ́run. all the children of God that. Yé sára rẹ̀. I want to be very careful. Mo bá sọ fún ọ pé. I want to tell you that. Nígbà tí o bá ń yọrí àrékèrèké rẹ. When you finish with your hypocrisy. Ó fi ẹni ìkọ̀sí àníwájú ọlá. Then you shall be rejected even by God. Àkókò tí wọ́n fún wa fún program ọgbọ̀n ìṣẹ́jú yìí ó ti ó ti kọjá. Unfortunately, we don't have time to read all this because the time given to us on this television screen is really running out ẹjọ́ àgbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Mo ní ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ ńlá ni a ń bẹ̀ ọ́. Olórí ẹ̀bẹ̀ wa ni wípé ọdún wa tí ó kù nínú ayé tí a wà yìí jẹba fi sòótọ́. Oṣù wa tí ó kù nínú ayé yìí olú ajẹ́ká fi sòótọ́ ọ̀sẹ̀ tí ó kù fún wa ọjọ́ tí ó kù fún wa dọ́là tí ó kù fún wa ìṣẹ́jú tí ó kù fún wa olú àjẹ́dábí sòótọ́ àfẹ́ bí ọlọ́rẹ̀ ní òtítọ́ sí orílẹ̀-èdè yìí lápapọ̀ àfẹ́kí oró ìlú òtítọ́ sí àwọn òbíṣẹ́ ọlọ́run àfẹ́kí oró ìlú òtítọ́ sí àwọn onígbàgbọ́ àfẹ́kí oró ẹ̀mí òtítọ́ sí ìyàwó púpọ̀ olúwàbíkà wa lọ́rẹ̀. olúwa ṣe èyí ní orúkọ jésù kristu olúwa wa àṣẹ ọlọ́run bàbá tí ọba àti ẹ̀mí mímọ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí wa láé àti láéláé. Àmì. Àmìgbà lórúkọ Jésù. Ẹ hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Jésù lọ́gọ́. Ọ̀gọ́ ni fún Ọlọ́run lókè ọ̀rọ̀ ibi ìdìbò ọ̀rìndì náà. Mo rí náà kàn sí pé ògo ni fún Ọlọ́run màá ń pàṣẹ ọ̀gá ibi ìdìbò ọ̀rìndì.